الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته So, ibiti lota lo lo lọ́tíjẹ̀ kò síṣẹ́ kò sí sẹ́kẹ̀tẹ̀ naam ibi tí àlàyé ti dúró náà ni iṣẹ́ àlàyé lórí ọ̀rọ̀ àwọn arkanul iman àwọn orígun al-iman àwọn orígun ìnígbàgbọ́ tí a ní so wọ́n dẹ̀ ti àlàyé fún wa pé an billahi oníkíyàn ní gbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala wa mala'ikatihi kíyàn ní gbàgbọ́ nínú àwọn mala'ika adìjíṣẹ́ alaye ìtumọ̀ ìnígbàgbọ́ nínú àwọn mala'ika wa kutubihi àwọn tíra ọlọ́wọ́ bá ká nígbàgbọ́ nínú nínú àwọn agbùdọ̀ gbàgbọ́ wípé ọlọ́run ọba ló sọ at-Tawrat òun ló sọ kalẹ̀ den al-Injil den az-Zabur Kùránì dẹ ní ó ti wá abúrúgẹ́ta wọn yìí tó wá bí fọ́ wọn ayi Kùránì ti wá pẹ̀lú perfect um, òfin àti àwọn àti ẹ̀sìn so ní ìsìntàwà yìí a kàn nígbàgbọ́ wípé ọlọ́run ọba sọ àwọn tírà yìí kalẹ̀ ni àmọ́ èyí tó wá jẹ́ adẹ́gbọ́dọ̀ nígbàgbọ́ pé gẹ́bọ́lọ̀ sọ́nà Kùránì náà ni wípé ọwọ́ bàjẹ́ tí wá kan àwọn tíra yìí tó wá bí fọ́ ẹ̀ látara wípé àwọn èèyàn sí ní máa chíǹjì àyà àwọn tíra wọn a àwọn Jíù Christian wọ́n dẹ̀ tọwọ́ bọ̀ gan wọ́n fi àwọn nǹkan sí wọ́n yọ àwọn kankó mẹ́ títí tán fi bà ẹ̀sìn yẹn jẹ́ so Kùránì wá ní ilé wọ́n ni Kùrán tọ́lọ̀ bá ti ń sọ́n pàrẹ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun dájúdájú àwa la sọ al-Kùrán yìí kalẹ̀ àwa náà sì lámà ṣe kí ni àwa náà lámà sọ Kùrán yẹ so nínú ẹ̀nà ni wa rusulihi káwa nígbàgbọ́ awwaluhum Nuhun wa akhiruhum Muhammadun sallallahu alaihi wasallam àkọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ ẹ̀nà dẹ̀ nínú ìgbẹ̀yìn wọn náà ni Muhammad sallallahu alaihi wa alihi wasallam so agbùdọ̀ nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba a nígbàgbọ́ nínú wọn a dẹ̀ máa tẹ̀lé ojú ọ̀nà wọn so wal yawmil akhir a nígbàgbọ́ nínú ọjọ́ ìkẹyìn ní ọjọ́ tí oníkálùkù wọ́n ní yawmul qiyamati li muhasabati nnas agbùdọ̀ nígbàgbọ́ nínú yawmul qiyama níjọ́ tí wọ́n ṣe muhasaba àwọn èèyàn tí wọ́n ṣe ìdájọ́ tí wọ́n dẹ̀ ṣe ìṣirò oníkálukú wa wa tu'mina bil qadari khayrihi wa sharrihi agbùdọ̀

ó gbọ́dọ̀ nígbàgbọ́ wípé Allah subhanahu wa ta'ala ó níma al'ilmul muhitu bi kulli shay'in Allah ọba níma ìmọ̀ tó rọ kiri ká gbogbo nǹkan Allah ọba níma bima kana wa bima yakun wa bima sayakun Allah ọba níma nípa tó ti ṣẹlẹ̀ kọjá èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti èyí tí ó padà máa ṣẹlẹ̀ kò sí ó ninu imasi ìmọ̀sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala agbùdà nígbà gbélé ìnà àkọ́kọ́ ni ẹ̀ so in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ogbùdà wé pé ẹ̀bí Ọlọ́run ò mọ́ ìgbà tó wá tó wá ṣẹlẹ̀ tán lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ilé nǹkan ìgbàgbọ́ tí ó lọ ní then pe gbọ́dọ̀ wá ní ìgbàgbọ́ wípé lẹ́yìn ìgbà tọ́rọ Allah yi lúwà nínú hadith annabi sallallahu alaihi wasallam ipe awwalama inna awwalama khalaqahu Allahu al-qalam àkọ́kọ́ nǹkan tọ́lọ́run bá kọ́kọ́ dá ọ̀nà ni al-qalam léyìí tí ó kọ gbogbo nǹkan Ọlọ́run bá wá ń sọ fún al-qalam náà ipe uktub ó yá kọ ó ní fama aktub kí ni kí n kọ Ọlọ́run ni uktub maqadira ila an taquma as-sa'a gbogbo tí ó ṣẹlẹ̀ that was 50,000 years kọlọ̀n tó dá ayé bá nẹ́bí sẹ́sàn ti sọ kọlọ̀n tó dá ayé àtọ̀run ọlọ́n tó wá sọ fọ́kọ́lá wípé ya kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ìdí ni wípé Ọlọ́run ọba ti nímà Ọlọ́run ọba nímà nípa everything nǹkankan ò lè kọjá kú nínú Ọlọ́run ọba so kọlọ̀n ọba tó dá Abu Jahal Ọlọ́run tó mọ̀ kí Abu Jahal kèfèrí ní ó jẹ́ yóò takò ẹ̀sìn Ọlọ́run ọba ni Ọlọ́run ọba kọ́ ló fọ́sẹ̀ pé yá jẹ́ kèfèrí mọ́ takò ẹ̀sìn Ọlọ́run o àmọ́ Ọlọ́run ọba ti mà ike bí ó ṣe rí eléyìí kọlọ̀bá tó dá abubakar siddiq ọlọ́run ti mọ̀ kí abubakar èyàn báyìí báyìí báyìí ìròyìn báyìí ni ó jẹ́ ọlọ́ọ̀bá ti ní ìmọ̀ nípa rẹ̀ kẹ tó kọ́ mọ́sálásí ọlọ́run ti mọ̀ pé ní ọdún báyìí nígbà báyìí mọ́sálásí ọlọ́ọ̀bá ṣe kí ni ọlọ́ọ̀bá akọ lẹ́yìn gbádá ń kọ́ o fasha'ahu Allah ọlọ́ọ̀bá fẹ́ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mashi'a yí wá ní kọ́ o mashi'a méjì wá ní ẹ mashi'atun kauniyatun wa mashi'atun shar'iyya mashi'atun kauniyya ni pé in bẹ nínú fífẹ́ ọlọ́ọ̀bá kó máa ṣẹlẹ̀

èyí tọ́lọ̀ wọn fẹ́ káwá ṣe léyìí tí ó ma jẹ́ èyí tó fi pàṣì ìdánwò yẹn ń wá ní àwọn èyí tọ́lọ̀ ń fẹ́ Ọlọ́run tawhid Ọlọ́run dá ẹbọ Ọlọ́run fẹ́ jẹ́ kó Ọlọ́run ó yá tawhid wà ní kó ṣe wùmọ́sẹ̀bọ awà wù só wá sí àbò níṣe Ọlọ́run dá ìmọ̀ gbọ́ ìmọ̀ òbí òun Ọlọ́run sì dá disobedience bọ́lọ̀n sì dá wọn sí olórí bẹ́ẹ̀ ni èyí tó wá gbẹ̀yìn bẹ́ẹ̀ ni at-tanfidh ọlọ́run wá carry out òun ló wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ táwa náà wà nínú rẹ̀ yìí tàtò ṣe kí ni o tàtò kó nínú rẹ̀ so èyàn wọ́dọ̀ wá máa rò nínú nǹkan tí ẹ kí wá máa ṣe nípa al-qadar ni Imam eh, Ali bin Abi Talib radiyallahu anhu na fi al-qadar sibrun min asrarillahi fala nakshifuhu ṣe rí kọ́dà bí tẹ́wọ̀ yẹwu àsírí kẹni nínú àwọn àsírí ẹlọ́wọ́ bá èyàwó kí ń tuwo ló jẹ́ pé kò tọ́ kí ẹ máa bèèrè nípa al-qadar lima èyàn kwẹ́ṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹwù lima ah, lákàjẹ́ àjọ parí secondary school ní kí ló lé tó ń fi wá jẹ́ olówó tèmi wá ti fi ìlú o fẹ́ mọ́ kwẹ́ṣẹ́ qadar ní ẹ o fẹ́ mọ́ kwẹ́ṣẹ́ ọlọ́wọ́ bá náà ní ẹ because àṣírí ọlọ́wọ́ bá ní tíyàn kí n túwò èyí díẹ̀ tọ́lọ́ ti fún wa nínú rẹ̀ òun náà lè tàwà ní ọ̀rọ̀ ṣàlàyé kódà fáwọn ń ṣàlàyé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fún àwọn èèyàn ní doubt nípa ọkọ́dàrí anybody bá mọ́sọ̀rọ̀ ní kódà náà sàhábà anybody bá mọ́sọ̀rọ̀ nípa ọkọ́dàrí nítorí hadith anagwa tàbí tí ń sọ wípé fa'idha dhukira ashabi bẹ́ẹ̀ èyẹ gbọ́dọ̀ yọnú sí ètò bá ti báyẹ̀ ni <clears throat> kí ẹdẹ mọ̀ ní gẹ́gẹ́ bó sọ níbi hadith ibn abbas radiyallahu anhuma tí a nabi sallallahu alaihi wasallam sọ fún pé fa'alam annama asabaka lam yakun li yukhti'ak wa ma akhta'aka lam yakun li yusibak wa la mawu ìwọ ibn abbas appointment 20 billion project yìí ìwọ ló yẹ fún nǹkan kékeré lókà bí fọ́ orúkọ bá bọ́ sọ́dọ̀ rẹ mọ́ àà ah, kí ní ṣe kọ́ wá lọ́yà rẹ̀ lamyekun lè yìí sí ibà ọlọ́run ni ó bá ọ calm down recompose rẹ̀ wo sánmà tọ ọlọ́ọba bó ṣe ní yóò ṣẹlẹ̀ ní ẹ continue pẹ̀lú lẹ́bùtẹ́ wà má asabak èyí tó bá wá bá ọ igi kódà mi ò expect pẹ̀lú fún mi kí ní lamyekun gẹ́gẹ́ bẹ́ẹ̀ nàtà kí bí aburú ni aburú tó ṣe kí ó ti ṣọ́ fi ẹkó bá ọ̀tẹ́lẹ̀ kọ́ọ̀kàdà bá ọmọ kí ṣe kí n tó gbogbo smart lamyekun lè sí báàkì ni o ọlọ́run ni ó bá ọ ni o ìtọ́lọ̀ bá mi ò rìn mi ò sí ni ó dẹ̀ sí bà mí lamyekun lè tí àkùn ọlọ́run ni yóò kọjá rẹ̀ ni àwọn kí ni bẹ̀rẹ̀ sí ni máa gbé ìgbésí ayé tó rọrùn tí ò ní sí wà lábẹ́ yílá hílò ṣe bá yàbí so agbúrò ní àbúrídọ́ bẹ̀rẹ̀ kọ́dà ẹ̀hẹ́ ṣe wá rí ìyọnú sí kọ́dà ríyàn o kò tún tọ́ka sí tààtílò asbab kì í ṣe kọ́ ní pé ẹdó ẹlọ́lọ́n ti mọ̀ yí pé máa lówó tí ma bá lówó àbí ọlọ́dẹ̀ ma ah, kú lówó ni tí ìbádẹ̀ ní lówó mi ò ní lówó ni ilé

so everybody ló ti ní pé eléyìí ayé rẹ̀ ní inú janna ayé rẹ̀ gẹ́gẹ́ ní ìwọ ti ní wọ́n jẹ́ ayé tẹ́ ní inú náà lọ́wà àwọn sàábà wá ní pé afala na tún kọlu amal sáwà ní fi ṣẹ́rẹ̀ bẹ̀rẹ̀ sẹ́rẹ̀ ní ká tún mọ́ síṣẹ́ mẹ́ni orí ta tún wá ń kírun ta tún dàmọ́ ara wa ta tún ṣe iṣẹ́ ìjọsìn yìí Ànábì ní rárá èyí ibi tí oníkálùkù tí ó bá padà wọ̀ yóò easy fún láti ṣiṣẹ́ rẹ̀ ẹwọ̀n tó lágbára ẹ mọ́ síṣẹ́ lọ ẹ mọ́ rí èyí tí oníkálùkù yóò bá padà wọ̀ yóò easy fún ló fi mọ̀ wípé àwọn iṣẹ́ ìjọsìn yẹn bó ló ṣe easy fún wọn tó àwọn ìwà wúwà ọ̀daràn bó ló ṣe rọrùn fún wọn tó ẹlòmíní àti wọ ọ̀daràn òun ló easy fún jù ẹ bá gbẹ dàgbóró ẹ finish everything àwọn tó bá ti dìbí jẹ́ iṣẹ́ ìjọsìn báyìí wàhálà dénú ah, bí ìpẹ́ gbé àpáta lẹ́lómi lórí ni kìí sí kẹ́lómi náà fẹ́ mọ̀ kọ̀m̀plé bọ̀ bí ìkan gbé ogbólé ayé lé lórí ni ọrùn rẹ̀ ti fẹ́ kádánù kò lérí kẹ́kẹ́ sí so ibá yà rí so ló fi jẹ́ pé ibi tó ní kálùkù padà wọ̀ ayé wá ní fi sẹ́lẹ̀ ló fi jẹ́ kí anẹ́bì sallallahu alaihi wasallam náà òun ló fi sẹ́lẹ̀ anẹ́bì ma ń ṣe náfílà dé pẹ́sẹ̀ rí ó bú báyìí Àìṣà wa mọ́ sọ fún pé ṣe bọ́lọ̀ bá ń sọ ń pa rẹ̀ pé Ọlọ́run ti forí jì gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú àti tó padà máa ṣẹ̀ ó ní afala eh, akunu abdan shakuran ṣe kì í má jẹun tí ó ma dúpẹ́ ni so anẹ́bì sallallahu alaihi wasallam tó ń ti bọ́lọ̀ ti ṣe fún láwọn ìlérí tó pọ̀ tó àwọn sàhábà tọ́lọ̀ ti fún àwọn mẹ́wàá kan bẹ tọ́lọ̀ ti nípa àwọn ilé yíò wà ní ni tó ń ti bẹ́ẹ̀ náà mú fi ṣẹlẹ̀ so bẹ́ẹ̀ ni tó bá bímọ láyé ó náà ni àmọ́ ó sì ní láti tẹ́kẹ̀ àwọn asbab tó fi bímọ ó fẹ́yàwó hmm. tó bá fẹ́yàwó ó lè jòkó sílé wá pé tọ́lọ̀ ní bímọ yín bímọ rárá ó ní bímọ ó sì fẹ́yàwó náà tọ́lọ̀ ní lówó yín lówó ó wà jáde ó kàn wá mú sí halal ṣẹ́rí al'iman bil qadar in tí ibi tí ó mọ̀ tí rẹ̀ rẹ̀ ní pé o ní ma ṣiṣẹ́ haram kódà kò sí bí haram yẹ ṣe lè mọ́ wá létọ́ o ní ṣe because ó túnmọ̀ pé haram tí mo ń ṣe yìí tí ma bá lówó tí ìbá ní lówó kí n ṣiṣẹ́ haram jù bẹ́ẹ̀ lọ wà lẹ́yìn tó ní lówó náà tó ní mélòó mélòó yẹn tó pé ó ti haram náà ni ó forí jágbá ẹlòmí ti torí bọ́ lé agbá kò síbi tí ó ti fẹ́ torí bọ́ tó kí àwọn ọmọ gbogbo mike live gbogbo lówó a ní tó bá ní lówó ó ní lówó náà ni ọkàdà mara kò tí ìbá yẹn àbí tó bá sì lówó kódà kó a mọ́ sí sí halal kó ẹlòmíwà wà láìbàtà níkan so owó tẹ́lòmí ní ẹ̀rẹ́ ma ẹlòmí ó kàn tàṣọ ẹlòmí àwọn sẹ́tẹ́ ẹ̀kọ́ mọ̀wòlùkà irú sẹ́ òlélẹ̀ kékeré yóò dẹ̀ mọ́ sẹ́ yóò dẹ̀ dìtì tóbi mọ́ lọ́wọ́ báyẹn dí tó ti mọ̀ nínú wípé kàn mú sẹ́ halal kódà kò bá jẹ́ pé 5 naira lójúmọ́ ní mú wọlé fún ọ o ní máa dàmárì o ní máa sáré kọjá àlà because o ti nígbàgbọ́ nínú hadith anabi sallallahu alaihi wasallam pé in jí so eléyìí gangan ni ìgbàgbọ́ tí ó yẹ kí èèyàn ní ìkẹ́ ìbá ti ní gbàgbọ́ yìí kọ́ èyí ó gbé ilé ayé tẹ́ṣe pé kò ní ilé gan tí wọ́n so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته